alhamdulillah wasalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ alikun kí a ti gẹ fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam gẹ́gẹ́ bí a ṣe ti ma ipe nínú ẹ̀sìn Islam ni ó wà annakdu a kí ma ṣe nakdu dẹ́ẹ̀bẹ̀n kí ma ṣe abúrọ̀dù ala albathil wal mubtili nínú ẹ̀sìn Islam òun ló wà ipé kíyàn pé àwọn èèyàn lọ sí bí òdodo kíyàn dẹ̀ léwọn jìnà kó níbi aburú nínú ẹ̀sìn ló wà pé kíyàn ma bá wọn olódodo ṣe kíyàn dẹ̀ ma jìnà sí àwọn oníbàjẹ́ yìí so àwọn kan gbìyànjú gbogbo gbìyànjú tán lè gbà láti fi yọ aburudud kó nínú ẹ̀sìn Islam annakudu almabiniyu láti bí ọkí ní ẹkùn níbi ẹ̀sìn so that oníkálùkù ó wà pẹ̀lú támákẹ̀ ìdẹ̀ ní sẹ́nibọ̀dì tí ó takó ma gẹ́gẹ́ bí christianity lé ní ibáyìí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn islam èwo nínú àwọn fírọ̀kù christianity gbọ́n sí pọ̀ tó yẹn èwo ló lè fọwọ́ sọ̀rọ̀ pé òun gangan ló wà lórí òdodo náà cns sẹ̀lẹ̀ redeem kérébù kí ní kan sí èsì àwọn tàtún dákọ̀ yíò wọ́n tún láwọn sub sub sub sub kíní kan oye báyìí àbí ìwò ló lè tí sẹ̀lẹ̀ bá ní pé ìwò ò sí lórí òdodo àbí tí àwọn tánmà tí wọ́n máa ń tí wọ́n yìí ń bọ̀bà táwọn tánmà bá ní pé àwọn làwọn ni wípé tẹbá ti yọ ànákúdù kò níbi ẹ̀sìn kó ní kálukú sáà mọ́ ṣe bó ṣe wù kò sí ó lè ṣe bó ṣe wù ó ṣe bó ṣe yẹ kó ṣe ṣe ni bó bá ṣe bó ṣe wọ́ àwọn tí wọ́n mọ̀ ń bẹ́ntò sí bẹ́ẹ̀ni kí ní ẹgbọ́dọ̀ mọ́ wà wípé tí ń bá lè sọ̀sọ́kúsọ àwọn tí wọ́n jẹ́ kí ni tí wọ́n ṣàlàyé ìsọkúsọ mi yẹn fáwọn èèyàn wọ́n bẹ lórí ìjòkó àwọn kan sọ́kàlẹ̀ báyìí insha Allah àwọn bọ̀ ṣàlàyé fáwọn èèyàn ló fi jẹ́ pé ní tí ò bá tán fún ipé káwọn èèyàn bọ́ tójú ipá in tó sọ yìí irọ́ eléyìí orí bẹ́ẹ̀ eléyìí orí bẹ́ẹ̀ eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí so anigba Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti wájú yíwa pé wọ́n ni pé iftaraqatil yahudi على 73 فرقة وافترقت على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 كلها في النار إلا واحدة Ànábì ti jẹ́ sallallahu alaihi wasallam wípé ìpínyẹlẹyẹ ló padà sí kíni yóò padà wà nínú ẹ̀sìn Islam Ànábì wá ní pé kóníkálùkù ma gbogbo náà ló wà lórí òdodo gbogbo náà lórí òdodo Ànábì ní kulluha fin nari illa wahida gbogbo wọn ọmọ náà ni wọ́n àfẹ́yọ̀kan Ànábì ní sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ẹn kíni wàhálà rẹ̀ sípọ̀ súfí fún wọ́n lẹ̀ tẹ̀blìrì fún wọ́n lẹ̀ ẹlẹ́gbẹ́ fún wọ́n lẹ̀ kíníkan gbogbo wa náà gbogbo wa oníkálùkù ń gẹ́gẹ́ bí àwọn <laughs> ẹ̀yìn ẹ̀yìn àwọn òkè ẹ̀yìn tí ẹ̀yìn náà ń ṣe gbìyànjú bí ẹ ma ń ṣe wá sí nínú masalasi bí àwọn nǹkan wà wọ́n ma lọ sínú gbó tí wọ́n láti lọ ṣe wá sí àwọn tẹ̀blígì ní sọ wọn òkè ṣe dandan ní kán jẹ́ tẹ̀blígì kan tó lọ sínú gbó ni ṣe ìtú ẹni pígbà tán Nabi sallallahu alaihi wasallam tó ṣe dáwà tí wọ́n rán àwọn èèyàn káàkiri pé Abu Musa al-Ash'ari so àti Mu'adh bin Jabal kan lọ sí Yemen so wọ́n kọ́kọ́ ní pé Abu Musa al-Ash'ari àti Mu'adh bin Jabal ẹ kọ́kọ́ di ẹgbẹ́ mi ẹ̀dì tẹ̀blígì tí ẹ̀lákídà míì manhajì míì tẹ́yìn rìn tó yàtọ̀ sí tèmi kẹ́lìbà máa lọ́nugbó sọ́sọ́ bẹ́ẹ̀ ni bú malakum kayfa tahkumun ẹwà wo ẹwà wọn nasfat àwọn náà níbi táwọn náà ti ń dí ti wọn ókè ṣe ànábì pín àwọn sọ̀hábà sí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kóníkálùkù lè kí ẹgbẹ́ ọ̀tọ̀tọ̀ lè bá máa dín nǹkan ọ̀tọ̀tọ̀ ni sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni bal awárípáwọn nùsúsù shar'iyya ó ìmá pín yẹlẹ̀yẹlẹ̀ ìsìnmá dẹ́gbẹ́lẹ̀ tí bá yàbí nílùú àwọn àyàtì ní Qur'an an akimu din wà látàtà favorọ́kú fi establish ẹ̀sìn ni ẹ má pín ẹ̀sìn dáadáa ni ẹ má pín yẹlẹ̀yẹlẹ̀ má dẹ́gbẹ́lẹ̀ ẹgbẹ́ kìnníkan ẹgbẹ́ kìnníkan Qur'an sunna kí làwọn sálàfúwà lórí ẹ̀ nínú àwọn ẹgbẹ́ tó wá jẹ́ fìtínà fún alásìkò tàwà yìí wọn là ẹgbẹ́ tó ń pè ní alìkùtùbíyà alìyèṣ ẹbá wiki ń gbọ́dá dẹ̀ẹ́dá alìkùtùbíyà àwọn olàwọn kùtùbíyà kùtùbíyà wọ́n jẹ́ bí ẹ̀ka kan nínú ìkwàníyà méjọ́lì ó ní ẹ̀ka méjì méjọ́lì albannaiya àti al al-Qutubiyya al-Banna'iyya àwọn ni àwọn èèyàn Hasan al-Banna al-Jahil li'anna ha'ula'i juhal fil haqiqa wallahi tó bá wà wọn ni kó juhal láwọn al-Banna'iyya àwọn Hasan al Hasan al-Banna olóda Ikhwanul Muslimin kalẹ̀ the Muslim Brotherhood ó dálẹ̀ ní Egypt kí ni ìdí tó fi dálẹ̀ ní 90s ní 1940 something ṣáà or 50 kí ni tó fi dálẹ̀ ó ní àwọn fẹ́ revive al-khilafatul islamiyya the islamic caliphate tó fall ní first world war ẹkìlẹ́gbẹ̀ tánàbí lọ́tán àwọn kínágbé khilafatul rashidiyya abubakar ni umar uthman ali abi lẹ́yìn al-hassan muawiya kínágbé yazid tó fi dórí àwọn marwan abdulmalik tó fi dórí àwọn harun al-rashid tó fi dórí àwọn Ah, àwọn Banu Umayya báyìí ok tí tó padà dọ́dọ̀ àwọn Abbasiyya lọ́lọ́lọ́ báyìí tó padà dọ́dọ̀ àwọn Uthmaniyya akhiran so dáúlà Uthmaniyya òun ló wá fall last ní first world war dáúlà iná ní dáúlà Uthmaniyya nǹkan dáúlà tún sùfíyà tún ṣirkíyà tún khurafiyya dáúlà súnfí dáúlà ẹbọ dáúlà bídá dáúlà dádánù náà ní tẹ́lẹ̀ náà kódà àwọn ẹni ìmọ̀ sọ nípa àwọn olórí dáúlà wọn ipé olórí Uthmani Kabayo sí hajjiri olórí Uthmaniya kan báyìí ipé àwọn Uthman Empire ọmọ gbọ́ Uthman olùlọ́sáàtì Empire olórí ẹ̀rẹ̀ kan báyìí kò sí kí wọ́n sí hajjiri kí náà máa ń ṣe tẹ̀sìlídùl kùbúwọ̀ wa ihya'u ma'alimi shirkiyya gbogbo àwọn sàárè ibn arabi mu'azzamun indahu àtàwọn sàárè àwọn ẹni gbígbẹ́ bẹ̀rẹ̀ báyìí so àwọn ilé wọ́n pín pẹ̀lú wọ́n bá nǹkan jẹ́gà nínú ẹ̀sìn islam kódà kó lè bá àmábúrú wọn àwọn ni wọ́n wó ad-dawlatu as-su'udiyyatu as àwọn ni wọ́n wó àwọn ni wọ́n mú àfáà tó kọ ad في حكم موالاة أهل الإشرار الشيخ كيلو كمان سليمان شيخ سليمان شيخ سليمان بن عبد الله بن محمد بن عبد الوهاب رحمه الله àwọn ni wọ́n mú ọmọ ọmọ sheik Muhammad bin Abdul Wahhab yìí nígbàtí wọ́n wó dáúlà Saudiya al'ula ní Dir'iyya tí wọ́n wó wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ nínú àwọn ọmọ ọba àwọn alu Saud àti àwọn alu Sheikh wọ́n wá mọ́ ẹni yìí àfáyì wọ́n mọ́ lọ sí Istanbul ní àbí Constantinople ìkan nínú àwọn major city Turkey àgbàyà Ottoman Empire torí Ottoman fẹ́ gan ó wọnú Europe wọ North Africa báyìí wọ Middle East dáúlà yẹn fẹ́ gan tọ́yìí bóòna ṣe pa Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah ọmọ Sheikh Muhammad yìí àwọn amú wọn kọ́kọ́ fún wọn sẹ̀sí káàkiri inú ìlú náà wọ́n fún wọn gbọ́n wọn káàkiri inú ìlú wọ́n gbọ́n wọn káàkiri gbọ́n wọn pàgọ́ eéè ní tẹ́gbọ́ tàbí tàbí sọ yìí náà nígbà tó wá jẹ àwọn Sheikh Muhammad bin Abdul Wahhab lógún wallahi wọ́n ni wọ́n gbọ́ kán pè láti fi bá dáúlà tàwídì jà ṣe bó ní kí ni hukum wà láti alìrìsọ́l tàtà yíò kọ nígbà yẹn irú àwọn ọ̀tá tàwà láyé bí wọ́n wà láyé gbà ọ̀nà ìgbà táwọn ọ̀tá dé ẹ̀yìn kan sásẹ́yìn ẹ̀yìn kan kìníkan kìníkan ìgbàwo kìníkan àwọn èèyàn dọ́gbẹ́ àwọn irú àwọn tán ṣe rédèrèdè yìí a gbogbo náà wà láyé gbà wọn tó ẹ kájọ dú tí òdodo kájọ jà fódodo wà lówádẹ́ àkọwà sá pé ah kíni kíni kíni kí náà padà sí ìbàtán padà fún ọ́sẹ̀ ẹ̀sẹ̀ kákàkiri wọ́n so wọ́n mọ́ bí igi kábáyìí wọ́n wá kọ́ àwọn machine gun wọ́n wá tó báyìí machine gun wọ́n sì písí sí wọn hakadha yaf'aluna bi ulama'i sunnah yu'maruna bihim fayuqtalun yu'maruna bihim fayusjanun wọ́n sì mọ́ sí láti kò sí ìkẹ́ẹ̀ẹ́ tó pamọ́ pa wọn ìmí ti mẹ́wọ́n ìmí ìṣẹ́kì kí ni dí ẹ̀yin tẹ́ ọkọ́ rí wá tẹ́ ọkọ́ lù wá tẹ́ ọkọ́ jó wá ẹ̀ wọ́n sì pè wú rínú kámpù yí ẹ sì wá bá wọn yà lórí gbọ́n kí náà ṣe kí náà ṣe tawhid la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam wọ́n kwa sheik abdullahi ọmọ sheik muhammad bin abdul wahab wọn wá ní pé a ti pa ọmọ rẹ̀ o fẹ́ fún pé ẹmọ̀ ó fẹ́ lálà ní pé ẹmọ̀ kí ẹ̀pọ̀ ọmọ ẹ̀tàn kó wá tó wá sọ fún ní so that tó bá sọ pàtí pọmọ rẹ̀ ní ọpá ah, ayé ẹ̀ ti pọmọ ní o ojúkan ẹ̀pọ̀ ojúkẹ̀ èrè ogun náà kan ṣoṣo ìkíní kan igbáwo ọlọ́run níjà bẹ́sìn mú bàtí wọ́n sọ fáfà yìí ó ní àfáyàwá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ó àtàrọ̀ lára Ibrahim Basha ó ní inlam tektul humat tẹ́ẹ̀bá pa yókù náà ni ìtumọ̀ ní pé tẹ́ẹ̀mù tẹ́ẹ̀ pa yẹn gẹ́gẹ́ tẹ́ẹ̀mù kú rẹ̀ gẹ́gẹ́ ni ẹ tàkí bí yóò mọ́ lọ́bẹ̀ ó lọ́bẹ̀ fúnra rẹ̀ ó lọ́kún pẹ̀lú rúkú tí ó bá pọ́ ọ̀rọ̀ yìí wá affect Ibrahim Basha bàtọ̀ wá padà ó dé Azhar ó ó padà sí Egypt àwọn àfá azẹ́rí àfá ọ̀daràn àwọn àfẹ́ ọ̀rẹ́ àwọn àfá òǹsàrí àwọn àfá ah, àwọn apàdé ah ó kàn lójú wọn ó àwọn akalun batolun àwọn oúnjẹ kú jẹ̀dá àwọn èèyàn rédèrèdè nígbàtí wọ́n ẹnìkan wọlé bá pé àwọn àfáàmà ló kún wájú wọn fa ó láwọn àfáà gidi ń bẹ ní nẹ́ṣìdù àwọn àftó bá fí àwọn àfáà gidi ẹmà kíyàn ma dúó kán ma fi àjára káṣì ma dúó pé bẹ́ẹ̀ ni sẹ̀bẹ́sì ni nítorí òun náà mọ̀ pàbùsí làwọn sí alábùsí wọn pàbùsí làwọn sí ọ̀nà pé kí làwọn yìí sí fún abẹ́ wọ́n à sí kẹ́kẹ́ gbogbo tí a ah, ẹmọ́ sẹbọ mọ́ ẹjíká sí náà nìkan ẹmọ́já ṣe báyìí ilé ò dá bídá ò dá súnnà ní kátẹ̀lé sí ojú ọ̀nà nẹ́bì ní súnnà tawhid tọ́wà kìníkan olóbìnrin rí ò sí ẹ̀sìn táwọn pèpè sí ó ń pèpè lọ sí pé gbogbo khaire gbogbo oríire tí mẹ́láyà ti ní àwọn kìyàmù àwọn náà mọ̀ àwọn tó bí pa àwọn òfẹ́ àwọn ti bí àwọn òfẹ́ alìkìyàmù ayé nìkan làwọn fẹ́ tí wọn àmọ́ tó wà lórí súnà àwá àtayàtà alkiyama la kó dá so ìgbà tí dánà iṣẹ́ àfọ́nù bóòlù ẹ́ ṣe máa ń revive irun kan máa padà kí ní ìsinmi àwà mùsùlùmí ti wá weak sí onígbàkátà alágbára àbí onígbàkátà wá ṣe kí ni tàti padà wá weak kí láàṣe láti fi regain agbára lókù ráyà rí asan albanna bá dé pẹ̀lú òdo òun ní ọ̀nà tafilé regain tafilé create dáwọ́lá ìsìlàmíyà padà òun ni pé ká kó ká neutralize differences tí ń bẹ láàrin àwa mùsùlùmí ẹ jẹ́ ká neutralize differences Súfí ni yí sí sàárè Tìjání ni ń pè Ahmada Tìjání Kọ̀dìrí ni ń pè Abdul Qadir Jailani ilé ìṣíyà ni ń sí pẹ̀lú àwọn sàhábà lójú méjèèjì báyìí eléyìí khariji ni ń jáde àjíǹsà àwọn olórí eléyìí igbá eléyìí àwo eléyìí oní súnnà ni òun dúró lórí súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam nata'awanu fi ma tafakna alẹ́ asájọ́ ń kírun ni bẹ́ẹ̀ náà bí ọkọ̀ bá jọ ń kírun ni ní tàbí sọ ní àrí tí ramadan bá ṣe àjọ sí kíni àjọgbà àjọlọ hajji ni ibi tá ti jọ pàdé òun náà àjọ mọ́ bára wa sí ń bẹ̀ waliya'dhiru ba'duna ba'da fi ma fi ibi tá bá ti jọ ní khilafun eléyìí ń ṣẹbọ eléyìí ń ṣe bídà eléyìí ń ṣe báyìí dákẹ́ Hmm? dákẹ́ má sọ̀rọ̀ kí ni dí wọ́n bí kí ká má sọ pé lè yóò dáun yóò má pín àwa mùsùlùmí kí ní kẹsà àti pàwápọ̀ kò bá jẹ́ kẹyọ̀ kan kí ní kẹsà àti pàwápọ̀ ibi tó ti pàwápọ̀ ẹjíká jọ sí mẹ́ ibi tí ò excuse ara ló jẹ́ pé lẹ́yìn nígbà tí wọ́n dá ìkọ̀wà ní ìyàlẹ̀ tán nígbà tí wọ́n kírètì àwọn Safavid tí wọ́n kírètì dáúlà Yaroniya kí lọ́n nígbàtí wọ́n rí vote tí wọ́n yọ àwọn ọba tó wà ń bẹ̀ inú Hassan al-Banna dùbí àwọn Shia gbàlú inú rẹ̀ ń dùn ó bí káwọn Shia ọmọ ìyá wọn ni wọ́n àti bẹ́ẹ̀ lọ́bẹ̀ wọ́n wá ń tíra láti pé ok intaṣe ni pé a dá political party kalẹ̀ political party yìí òun ni a wà fi a máa a mọ̀ kọ́ àwọn èèyàn jọ ẹgbẹ́ ní síbà kò sẹ́bọ kò sí bídíà mọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ kọ kò sí kankan mọ́ wọ́n tó bá lò sẹ́bọ mọ́ sí ìwọ́n tó wáyé tí ń sẹ́bọ fílẹ̀ ìsànkíhun fílẹ̀ wà láàrẹ sí pọ̀ bẹ́ẹ̀ òun náà ti bẹ̀ẹ̀ sí mọ́ hun orísìírísìí àwọn kọwáìd kọwáìd kọwáìd tó fi débi hukun tárìkì sọ́lá Muhammad al-Ghazali àwọn èyí kí ni hukun tárìkì sọ́lá ó ní àǹtà àkúdàhú ilà al-masjid tó bá lóhun àdífẹ́ fún kí aika àdífẹ́ fún àfá ti sí ẹka fún wa ẹka fún wa al'ahdu alladhi bayna wa baynakum as-salah man tarakaha ilé ní kíwára hukumu rẹ̀ ni an ta'khudhahu ila al-masjid àwọn èèyàn yìí bí náà sọ àwọn prof yìí bí náà sọ bí ẹ mú lọ sí masalasi ni gbogbo ẹmọ̀ kó sáà ó gbọ́dọ̀ sọ pé nìkankan ò sí dá ó gbọ́dọ̀ condemn don't condemn nùsọ́hẹ́ gbogbo ẹ̀ àtún ma tún kọ́ídà kọ́kọ́ sí náà ni kọ́ídà ummu ẹ̀ náà ni kọ́ídà tó umma ẹ̀ náà so that a ní sọ pé tàríkù sọ́lá kèfèrí lélé yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kọ̀díyà Filistin níyà bẹ̀rẹ̀ ń gbà náà kọ̀díyà pé Filistin Hassan olùbánà sọ pé àwọn àtàwọn Yehudi àwọn oníjà o ilẹ̀ làwọn jà sí ó mọ̀ yá kọ̀díyà alwọ̀lá ìwọ̀lbàrá sí bí lálẹ́ ń jà sí kí tẹwàá ń pẹ ọlọ́wà báyìí mọ̀ jà sílẹ̀ ìrọ̀ so wọ́n sì bẹ̀ sínú wọ́n ní parliament ni ẹ a voting election kíní kan a kó sínú kúfúrù láti fi gbé Islam wá padà nígbà tó ṣe pé ànábì náà sallallahu alaihi wasallam ànábì náà jọ àwọn kèfèrí ó wá lọ síṣẹ́ àwọn kèfèrí láti fi gbé Islam wá ní àbí ṣébẹ̀ ni kéèfì ma lakum kayfa tahdi bal wọ́n fi ìjólórí lọ ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí ò gbà wọn ò fẹ́ ṣe bá lẹ́bí ma kó gbà kọ́ ní pé ya ìmìlólórí báyà bí mo pàṣẹ fún gbogbo yín ẹ yá lọ mọ́sálásí wọ́n fọwọ́ sí júwe fún ọ pé ibi tó gbà débí nì ṣe bá lágbé ọsíbẹ̀ ó àníbò àṣẹ dáwà lọ àwọn ilé ilé ní tí àwọn wá ń sọ pé táwọn bá ti dé olórí àwọn kan lọ change gbogbo straight látòkè ní àwọn ọmọ pé ìsàlẹ̀ ní ti máa ń change kì í sókè so Hasan al-Banna ó continue jagbajagba rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ <coughs> Sayyid Qutb dé lẹ́yìn Sayyid Qutb òun Ikhwani lòun náà àmóhun fẹ́ rin another way yàtọ̀ sí ti ti Hasan òun bá kàfàrà gbogbo alùmọ̀ islam tẹ́ ẹyẹn tí ọ̀rọ̀ ìlàfẹ́ kan bí lẹ́nu so lára kùtùbíyà Sayyid Qutb ibẹ̀ ni al-Qaeda ti jáde ibẹ̀ ni ISIS ti jáde léyìí tí àwọn Abubakar al-Baghdadi tí wọ́n dolórí fún àwọn Ayman az-Zawahiri àti Osama bin Laden àwọn òkò yí àwọn top terrorist níbà ara kùtùbíyà ìtẹ̀síjáde ni Abu Muhammad al-Maqdisi ó fẹ́rẹ̀ Sayyid Kutubi ó lọ́kùnrin kan ọmọ sáàmù ní tánpín Abu Muhammad al-Maqdisi ó fẹ́rẹ̀ Sayyid Kutubi ó kọ tíra kan tíra yẹn ó ń fi ń sàlàyé ń bẹ́ bóò ni Saudi àtàwọn àfáà wọn ṣe jẹ́ kéfèrí wọ́n fẹ́ sàlàyé pé kéfèrí ni Saudi o àtàwọn àfáà Saudi àtàwọn olórí bóòlù sí jẹ́ okùn tí rà lè lórí ó ní tó ń bá ń rìn tó ń bá ń lọ o mọ́ ń kó bọ́ọ̀mù dání wà láì mọ́ka ọ̀rẹ́ rẹ̀ kò mọ́ ń kó ní Abu Muhammad al-Maqdisi ó fẹ́rẹ̀ Sayyid Qutb bí rẹ̀ tí ra Sayyid Qutb Ma'alim fi milestone wọn a máa tírítì ẹ̀ àwọn top terrorist níbi bẹ́ẹ̀ ó ní àwọn al-Shabab ti jáde ní Somalia níbi bẹ́ẹ̀ ni Boko Haram ti jáde àwọn èèyàn Muhammad kí lẹ́n pè eh, Muhammadu tó dálé Nigeria Yusuf Yusuf àbí Tayyib ibi ìròrí yẹn àwọn èèyàn Sayyid Kutubu ni wọ́n àwọn ẹlẹ́gbẹ́ Ikhwani ni wọ́n ọgbọ́mí níbibẹ̀ o ni Jabhatun Nusra ti jáde níbibẹ̀ ni Hamas ti jáde alifilistini Hamas tánláwọ́jà àwọn Filistini níbi Sayyid Qutb ìrorí terrorism because Sayyid Qutb gbàgbé kéfèrí ní gbogbo àwọn tó wà ní ayé ó sì gbà pé òun àtàwọn tán àbájọ wà à ń gbọdọ̀ mọ́ jà wọn lógún ni àwọn ò bá mọ́ lágbára kò bá jẹ́ mẹ́ta ni ọ́ tó bá wà nínú ìlú ìlú tàwà yìí báyìí ẹ̀yin mẹ́ta péré lẹ́wà ẹ̀sáàsì kò kàn ẹgbùdọ̀ bẹ̀rẹ̀ sí mọ́ ju bọ́m̀bù ṣé jihad lélẹ́yìn àbí terrorism ní sàmù lásán tẹba madúwà àwọn orísìsì tẹ̀vìmáàtì irhabiya ti bẹ̀m̀bẹ̀ tekfiriya ti bẹ̀m̀bẹ̀ kéṣekékeré different groups terrorist organizations ele ele ele tẹ́lẹ̀ wà funded by àwọn western nations because west terrorism gbọdọ̀ continue ní middle east fún east kọ̀rọ̀ west ìlú tí terrorism ò bá sí tó bá fọ̀kànbalẹ̀ ní dáwà ti máa ń flow mẹ́rin àríbẹ̀ ọkọ̀ òun gbẹ́nà alhamdulillah lọ́wọ́ bọ́m̀bù kan ti sáré dúnbẹ̀rún ọ̀nà ahmadu wa nìsà inú me tuje ti dún afẹ́ ìdápẹ̀ pàmà ìkẹjà lọlé kò sí gàgà ní ẹkùnrọ̀ kò sí wà so o wá mọ́ ń yáyìn lẹ́nu wípé ah, bóò ní ó ṣe wá jẹ́ páwọn onísúnnà àwọn sàlàfí yóò àwọn lẹ́wà ń pè ní terrorist lé ní wallahi àwọn tí wọ́n jẹ ìyàjù tán sọ́fà jù lọ́wọ́ àwọn terrorist àtàwọn terrorism wallahi àwọn sàlàfí beni ní bẹ́ẹ̀ ni àwọn tẹ́yìn mọ́ madakhila àbẹ́yìn tẹ́yìn mi ń pè ń sọ àáfíkọ́ àbẹ́yìn tẹ́yìn mi ń pè ní jàmíyà àbáwọn tẹ́ ń pè ní ulama sultan àwọn tẹ́yìn sọ yẹ gangan ni wọ́n jẹ ìyàjù lọ́wọ́ àwọn ikhwaniyya lọ́wọ́ terrorist ewu tó wọ́n dòmí jùlé ní orí pé àwọn salafiyun èyẹ wọ́n expose àwọn terrorist ipé àwọn terrorist ni o àwọn tán wọ́n promote terrorism tán promote àwọn terrorist àwọn wọ́n accuse àwọn of terrorism <laughs> àlàyé wò yẹ́yìn tó tó ṣe àwọn terrorist ní báyìí wọ́n jùkú báyìí àwọn terrorist ní o ọ̀daràn ní wọ́n bin laden tí wọ́n mọ̀kọ́ dàrẹ bin laden kọ̀kọ̀dọ́wí ń sọ dàrẹ kọ̀kọ̀dọ́wí o oh, madúdú tó kọ̀kọ̀dọ́wí tún wọ́n gán sọ ó ní pẹ́lú àwọn mọ̀ṣáyé kò ní fìtínà ló wà wọ́n sì kú lórí fìtínà yìí náà wọ́n lọ́yìn sí gẹ́ẹ̀tì issue Libya tí Libya fi dàrú tẹ́yìn Syria ní gbogbo ẹ̀ kọ̀gọ̀dọ̀ wí àwọn tó wá láwọn terrorist uh, ideologies yìí gbogbo àwọn àbúrí ìsáhàkà ní wéyí tí pé àwọn ń kàfàrà àwọn èèyàn lọ́bí lè bí ẹni tí wọ́n ní àwọn ará wọn àfáà kan nínú òbí tiwa àwọn ọ̀daràn yíwá láàfáà wọn àwọn ń promote wọn fáwọn shabab so that táwọn ìbá ti ń gbọ́ kọ̀gọ̀dọ̀ wí kọ̀gọ̀dọ̀ wí ń sọ pé èyàn lè ṣe suicide bombing kò sí tó sí suicide oh mọ́tàgbẹ̀ suicide bombing ni al-amaliyatu al-intihariyya mo lè so bọ́m̀bù mara báyìí kí wá lọ sí ìtàyàn pọ̀ sí kí wá blú ara mi sí mẹ́rin yóò Allahu Akbar Allahu Akbar ní kíni Allahu Akbar ó kà pa èèyàn bí a bí live lórí tv station ní kọ̀kọ̀dọ̀ bí ti lọ pé èèyàn dì sí terrorist terrorist àbí ṣe terrorist tọ́yì ẹ wá rí ẹnìkan wá jókòó sórí àga báyìí ó lága wá jókòó síbẹ̀ ó wá sọ fáwọn èèyàn pé ah àgbàfà ní kọwọ̀dọ́ wí o kí ni ìyàtọ̀ ní ẹni bẹ́ẹ̀ àtẹni tó jòkó sí tó ní àgbàfà ní ṣe káwú o kí ni ìyàtọ̀ ní àmẹ́jì ah ṣe káwú ẹmọ àṣẹ́kh àṣẹ́káwú <laughs> fadilatu sheikh alọ́pàá ẹmọ̀ ẹmọ̀ ẹ̀kẹ́ mi ò yẹ bọ́mù bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ ọkọ̀ èmi ò yẹ èmi wá sọ pé ṣèkáwó tí ma yí bọ́m̀ ẹni rí ní kí lè mínà bá mù bọ́mbà lè mínà mọ́dàbà rẹ̀ mọ́tàrà rẹ̀ wo kà tí ní bọ́m̀ tó yí tí ẹ ní àmọ́ ìwọ́n tí ẹ òun jẹ́ àwọn èèyàn lọ́sọ́dọ̀ ẹni tí yí bọ́m̀ ni kò yí báyà rí ó wá di pé èyàn ah àwùjọ wa yìí eh àwọn èèyàn àwọn ìyẹ̀fọ́wá ní wallahi tán bá bẹ̀rẹ̀ tán nù lú ẹ padà appreciate àwọn sàlàfí yíò wallahi <laughs> tẹba mọ̀ tán fèsì lọ́rin Philistine ọ̀n pín tí mídíà ń gbé fún yí onípàwọ̀ra Philistine ní sọ̀pọ̀tí Hamas wallahi ẹ̀rọ ni ètò ọmọ kọwàá ilé kan pàwà ní kílẹ̀ wọ́n bí kí Hamas yẹ nípa àwọn yàtọ̀ sí before Israel in tí ìkwá ní mọ́ sí ẹkọ̀ sí táwọn bá dé yóò dáa wú ni àwọn promote àwọn afọ́ọ̀lọ́ àwọn promote ibn baz ibn rufaymin al-albani rabi'ul madkhali ubayd al-jabiri abdullah al-bukhari àwọn promote àwọn mukbil al-wadi'i àwọn afá gidi salih al-fawzan salih al-duhaidan an jẹ́ kuma yawon pé àwọn ilé hum ulama una àwọn ilé ẹlọ gbogbo tabagini tí àwọn tawa náà hassan al-banna kọ̀rọ̀dọ́wí ṣékùn fitna abu ishaq al-huwaini wọn ma ka fáwọ anybody bó ṣe wú ni ó ń sọ nípa obìnrin tí ó lo ìjáàbù ó léyìn ti bú ẹ̀sìn islamu kó lọ́wọ́ ara rẹ̀ rádà tẹ̀kfíẹ̀ wọ́n ma ka fáwọ àwọn èèyàn Mahmud jafar tẹ́wọ̀n pé afọ́súnrẹ́ àgbà ní ṣe n kìí bin laden tí ó kọlọ́yìn bin laden tani albani zaria albani zaria tẹ́wọ̀n pé àgbàfà ni bin laden ní yìnyẹn tẹ́ẹ̀mọ̀ bin laden usama bin laden àwọn ẹlòmí ò tún wọ́n mọ̀ pé àwọn tẹ́ ń ni wọ́n ni bin laden ẹwà gbogbo ẹ̀mọ́ sálàfíyà lẹ́sẹ̀ àwọn sálàfí àwọn ọmọ oní àwọn ọmọ oní àwásìlá ń gbógun ti wọ́n jù àwọn là ń gbógun ti ideology wọn pé ideology yíó correct ẹ̀tí ní kẹbàáyì àwọn four squad tó kọ́ tó níbi al-Qaeda wà lẹ́nà ìṣàbándì ni wọ́n <laughs> àwọn tó mọ́ fò hóhóhóhó àwọn ni ẹlùmọ̀ pé àwọn onísúnnà àwọn ìtògbọ́n ní léyà àwọn súnfí náà nírù gbọ́ntà o kálọkọ́ àwọn súnfí tí wọ́n nírù gbà báyìí tí sókòtò rẹ̀ ó wà sókè dáadáa ìyàwó súnfí náà lò nìkọ́ bú ṣe bá àwọn súnfí tí ń bí àwọn súnfí olódò làwọn tẹ́yìn níbi lẹ́yìn fi wúkíní súnfí gan ma kẹ́hùn tàbí àmì tó wà lọ́lọ́ ti pé wọ́n nírù gbẹ́ àwọn mẹ́yìn náà o àwọn kọ́ àwọn kọ́ àwọn salafi nahnu àwa ń tẹ̀lé àwọn ẹni rẹ̀ síwájú ni so almuhim ni pé kùtùbíyà ìwá ni àwọn kùtùbí yìí tí wá pọ̀ kákàkiri táwọn náà ń ṣe intisab lọ síbi salafiyya ipé salafila wà náà ló fi gbàgbé kíyàn ma wúwú àwọn tíra ipé òkè láti fi mà sí rí àti àkíkọ àwọn so tí rà táàmà kàúnà ni al-kutubiyya tó hiya al-fitna tó fa'arifuwa kutubiyya gangan ni fitina o hey fa'arifuwa ẹya mọ kutubiyya o but ní bíbí in reality title yóò gbé kutubiyya nìkan wà rí but àti kutubiyya àti tabligiyya ni wọ́n ṣe kí ni wọ́n ṣàlàyé wọ́n kọ́kọ́ mú tabligiyya wá wọ́n ṣàlàyé kí ni rí ìsẹ̀fẹ́ pé a fi ń katira ní pé a rí pé eh, ìkanú àwọn mọ̀ṣáyẹ̀ ṣe gọ́ọ̀nì àwọn ní wọ́n rẹ̀kọ́mẹ́ndì tíra ẹ̀ àwọn ẹ̀dẹ̀ rẹ̀kọ́mẹ́ndì pẹ̀lú pé Sheikh Ahmad al wọ́n mọ̀ rẹ̀kọ́mẹ́ndì tíra ẹ̀ kó wá jazan tó máa ń pọ̀ fáwọn èèyàn àwọn kùtùbí yá sí àwọn kùtùbí yí wọ́n hẹ́ ti tíra ibi gbàtẹ́mìnà wá wo àwọn kìnnìkọ̀ wọ́n ni ma ra'yuka fi kitabil kutubiyyah wọ́n bí lọ Sheikh Rabi pé kí ni ẹ fẹ́ sọ nípa tíra kutubiyyah Sheikh Rabi adáwọn pé ẹ̀yẹn tí ń bí àwọn nípa tíra yìí wallahu alam àwọn ọmọ kọ́sùdù rẹ̀ bóyá onífìtínà ni àbúfẹ́ sáǹfàní hmm? wọ́n ní kò bá jọ fìtínà kò bá jọ díẹ̀ta ni kàfún Sheikh Ghanim

So هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم